إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى وقدموا لأنفسكم قبل يوم لا ينفعكم مالكم ولا أبناؤكم عباد الله إن الأيام والليالي يتداور بيننا ويقلب الله الليل والنهار فعدة الشهور عند الله إثنى عشر شهرا قال الله تعالى إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم فمن فمن أشهر الحرم عباد الله هذا الشهر الذي نحن فيه شهر رجب وسمي أيضا شهر مضر لأن بني مضر يعظمونها في الجاهلية فلما جاءت الإسلام وجاءت شرائع الإسلام نسخ الله ما كان يفعله أهل الجاهلية من التعظيم واختراع العبادات ولكن الله سبحانه وتعالى أبقاها شهرا محرما وجعل لها حرمتها فكان رسول الله صلى الله عليه وسلم وأصحابه الكرام يعدونه من الأشهر الحرم فيرعاكم الله هذا هو الذي جعل له الإسلام من الفضل أنه لا يقاتل فيها والظلم فيها حرام كما كان أهل, أهل الجاهلية يعظمونها ولكن عباد الله ولكن عباد الله يوجد في هذه الأزمنة وفي الأزمنة السابقة من العبادات والتقربات التي التي خص الناس بشهر رجب ولكن عباد الله دين الله دين منتظم قد جعل الله تعالى لكل شيء قدرا وقد بين الله كل شيء وقال الله تعالى ويخلق وربك يخلق ما يشاء ويختار عباد الله فليس لرجب خصوصية ولا عبادات ولا تقربات دون غيرها من الأشهر ولكن هي من سنة هي من سنن أهل الجاهلية فيرى في هذه الأزمنة الصوم في رجب ولقد قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أما صوم رجب بخصوصه فأحاديثه كلها ضعيفة عباد الله أحاديثه كلها ضعيفة بل موضوعة لا, لا يعتمد أهل العلم على شيء منها وليست من الضعيف الذي يروى في الفضائل وليست من الضعيف الذي يروى في الفضائل بل عامتها من الموضوعات المكذوبات عباد الله فمما يفعله الناس ويخصه الناس بهذا الشهر العمرة في, في رجب ظنا أن ذلك لها خصوصيته ولها أفضليته ولا يصح شيء في ذلك عن رسول الله صلى الله عليه وسلم ولا عن أصحابه ومما يخصه الناس في شهر رجب صلاة الرغائب وهو صلاة في أول ليلة جمعة من رجب عباد الله كل هذا ما يثبت شيء ما يثبت شيء بالنسبة إلى هذه حديث عن رسول الله صلى الله عليه وسلم بل كما قال شيخ الإسلام ابن تيمية رحمه الله وقال الحافظ ابن رجب وابن حجر والنووي وكثير من حفاظ الإسلام أن عامة أحاديث الرجب موضوعات مكذوبات فيا رعاكم الله ينبغي علينا أن نعبد الله على اليقين أن نعبد الله بما شرع لنا لئلا نندم يوم القيامة فإن أناسا فإن أناسا يا رعاكم الله يأتون يوم القيامة يظنون أنهم عند الله أعمالا يظنون أن لهم عند الله أعمال كالجبال ولكن الله سبحانه وتعالى يجعله هباء منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا دجدج بوبوكة رابا نكسسوني ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a sì wáyìn lọ́wọ́ rẹ̀ awọ́ àforíjì ọlọ́wọ́ bá awọ́ àbú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àti àrẹsẹ́ rẹ̀ kó níbi aburú àwọn sẹ́wa àti aburú ẹ̀mí wa ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà òun ni ó ó tọ́ tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá Allah nìkan ṣoṣo mo sì jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá sí ní pẹ̀lú ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ páyà Ọlọ́run bá isi máa ṣiṣẹ́ láwọn ṣẹ́ tí ó ṣe yí láǹfàní lójọ tó ṣe pé gbogbo tẹ́ kò ní gbé yín lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala àyàfẹ́ni tó bá fi tí ẹ̀ tó bá fi wá ojú rí Ọlọ́run Ibadallah ọjọ́ ń gorí ọjọ́ bẹ́ẹ̀ sì ni oṣù ń gorí oṣù tó bá tún yá láìpẹ́ Ibadallah á tún yí sínú ọdún mi Ramadan mi náà òun náà ti ń súnmọ́ wa bọ̀ Ibadallah gbogbo lè wá sí ni fún wa láti pé ká múra sàárè ń súnmọ́ wa bọ̀ gẹ́gẹ́ bó sùn sí jẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà nìyẹn mẹ́rin nínú rẹ̀ ó wá jẹ́ oṣù èwọ̀ oṣù tó ṣe pé láti gba jahiliya wọn ò kí ń jánú rẹ̀ wọn ò kí ń sàbò sí fáwọn èèyàn islamu sì dé islamu sì pín alé ibadallah àwọn mẹ́ta nù wọ́n tẹ̀lera wọn oṣù èwọ̀ tí wọ́n yí jánú wa ibadallah ṣùgbọ́n nínú àwọn nǹkan tó tún lékún lórí Rajab òun náà ni wípé àwọn èèyàn nígbà jahiliya wọ́n wọ́n ti ní àwọn oríṣiríṣi àwọn ìjọsìn tó máa ń ṣe nínú Rajab oríṣiríṣi àwọn ìjọsìn nínú rẹ̀ òun náà ni az-zabihatu fi Rajab wọ́n máa ń pè wọ́n máa ń dùn kan nínú Rajab anábi ní la far'a wala àtírọ̀ anábi ní kò sí àtírọ̀ mẹ́ kò sí pé àwọn dúnà nínú rajab ibadallah àwọn òsà jahiliya na ma ń dú fún ọ ṣùgbọ́n ibadallah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan jahiliya yóò ti sáwọ inú islam látara àwọn hadithi tí wọ́n hun tí ó wọn ilẹ̀ dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam kódà wọ́n fi parọ́ ma annabi sallallahu alaihi wasallam in tí ó gbédé ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn hadithi tí ó nílẹ̀ àwọn hadithi tó fi parọ́mà nabi sallallahu alaihi wasallam ni ibadallah àwọn olùmọ̀ẹ́sìn tí wọ́n nímọ̀ jílẹ̀ tí wọ́n tí ìmọ̀ wọn tó dí ògóngó àwọn tí wọ́n sàlàyé pé hadith eléyìí náà lórí lẹ́ọ eléyìí náà lórí lẹ́ọ eléyìí náà ní orí lẹ́ọ àwọn náà náà wọ́n sọ ní pé gbogbo àwọn hadith tó wá nípa Rajab nípa pé ọlá kan bẹ fún lọ́tọ̀ àbí ìmá agbáwẹ̀ fún tó yàtọ̀ sí pé aṣùhúrù hurumu ni ìgbọ́n ìmá agbáwẹ̀ nú rẹ̀ ní pé ìmá ṣe umra nú rẹ̀ ìmá ṣe salatu raghaib bẹ̀ ìrun tẹ́yìn ó kí lóòrù jíma alákọ̀ọ́kọ́ nínú Rajab àbí ìdájí rẹ̀ àbí sọ́ọ̀mù ummuda ummi Dawud àti gbogbo orú àwọn gata ti gbé ẹ̀lẹ́ onílẹ̀ ọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala ó sọ pé ẹ̀rí ma gbàwẹ̀ rajab fúnra rẹ̀ nìkan kìí ṣe pé bóyá èyàn ń san àwẹ̀ kan padà ó wá bọ́ sí ó wá bọ́ sínú rẹ̀ àbí èyàn ń gba monday thursday rẹ̀ àbí èyàn ń gba yamul bid ara ó fẹ́ gba rajab nítorí pé rajab ni so sheikhul islam àwọn àfáà tí wọ́n sàlàyé fún wa náà nìyẹn nípa pé ṣe Rajab lójú bẹ́ẹ̀ lọ débi kó àwọn tó ti síwájú nínú àwọn huffaz ibadallah àwọn huffazul mutqinun àwọn tí wọ́n ha hadith annabi sallallahu alaihi wasallam riwayatan wa dirayatan so wọ́n ma ibo ló ti wá ta ló gbà wá ẹni tó gbà wá bó ní ṣe sí rẹ̀ ṣe jẹ́ kí ló wí ń bẹ̀ kí ló fi kún kí ló yọkù kí ni ó yẹ kó wà ń bẹ̀ subhanallahi alazim ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó fi àwọn èèyàn ó fi dáàbòbò ẹ̀sìn ọlọ́wọ́ nítorí náà ibadallah Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní ẹ̀rí àwọn àwẹ̀ Rajab wọ́n ní bí khususihi kí ma gbá nìkan fa ahadithuhu kulluha da'ifa gbogbo hadithi tó wà ń bẹ gbogbo ẹni onílẹ̀ pátápátá kìí ṣe Ibn Taymiyyah nìkan ló sọ ibadallah al-Hafiz Ibn Rajab al-Hafiz Ibn Hajar an ẹ fílẹ̀ òdodo ti dé kúljá alhaq ẹ sọ pé òdodo ti dé wà záhakọl bátil anú ti lọ tó rí pé gbogbo tí yẹn bá fi sí náà ọba tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ò bá ṣe lófin tí yẹn bá dọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó nígbà ò so wá tọ́ ìbádàlá kí yẹn máa lálíláyé kó máa ṣe wá ṣe pé yóò wá dọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ọlọ́wọ́ bó wà ní àtọ̀ gbogbo tó ṣe èmi ò ṣe lófin fún ọ wọ́n sì ń sọ fún ọláyé ò gbá ni ìbádọ́lá àbámà tí ó gbẹ̀yìn eléyìn bàbá àbámà ni nítorí náà ìbádọ́lá ìntọ́lọ́wọ́ bó gbà ní ẹjẹ́ àṣẹ ìntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó gbà lọ́wọ́ wa ò ní àwọn mudor ibn nizar so àwọn bani mudor wọ́n ma ń pẹ́ oṣù ilé ibadallah wọ́n ma sì ta'azimu rẹ̀ so bákaná ibadallah oṣù yìí wọ́n pè ní rajab látara rajaba ni pé kíyàn strengthen can so torí pé bọ́n sí ma ń tẹpẹlẹ ma pé ìmá jà nínú rẹ̀ so ní pé kìí ṣe nǹkan tó tọ́ ìtafínpẹ̀ rajab ní ibadallah so yàtọ̀ sí bó jẹ́ oṣù ewọ́

èyí sàdúwà ìbáraláà bẹ́yàn bá kódà bẹ́yàn bá dún ní mọ́ntá nabi sallallahu alaihi wasallam ṣe nìkan anábi ó kàfà rẹ̀ níbo ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kàfà rẹ̀ ní gbogbo yòókù so ní torí ìbáraláà ẹ jẹ́ ká ṣe tó tọ́ ẹ̀sìn islam ẹ̀sìn tó létò ní bóò ní ọlọ́run ọba subhanahu wa ta'ala bóò lọ́lọ́run ọba sì

òjò tọ́lọ́wọ́ bá gbá nẹ́bì lọ sí sẹ́mà tọ́lọ́wọ́ bá gbá nẹ́bì sí mi'araj ọlọ́wọ́ bá tún gbá nẹ́bì sí isra kalla ibadallah ilé yóò rílẹ̀ kò rílẹ̀ pé ìgbà tó ṣẹlẹ̀ ní kò rílẹ̀ pé ìgbà tó ṣẹlẹ̀ ní tó bá tún wá rílẹ̀ sáwà bàbàrà rẹ̀ táwọn sọ̀hábà ni àwọn sọ̀hábà tí wọ́n pè wọ́n lópò ní torí ẹ̀ nítorí pé wọ́n Laylatul Isra' wal Mi'raj ìpé a máa wá celebrate ayin ta rí lọ́dọ̀ àwọn kèfèrí látara pé a gbàgbọ́ náà nábi lóru yìí a ẹgbùn jẹ́jáde so àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n se annabi sallallahu alaihi wasallam tí ó sálàyé sí fún wọ́n se iyyakum wa muhdathatil umur ibadallah ẹ jẹ́ ká jìnà sára dálẹ̀ so ma qalla min al-ibadah in tó bá kéré nínú nínú والاقتصاد فيها على السنة خير من كثير الأعمال عباد الله so kí yàn dúó lórí súnnà níbi sallallahu alaihi wasallam ó dájú kí yàn wá síṣẹ́ tó pọ̀lọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà in tó ma ń ṣẹlẹ̀ ní pé àdádálẹ̀ ma wá represent in tó jẹ́ súnnà ni tó gbé súnnà pọ̀ ìbádàlá in tó jẹ́ súnnà pọ̀ gan-an so in tó jẹ́ súnnà so téèyàn bá tún wá tí ń fi tí ò lè ṣe tàbí wọ́n ń fàdá dálẹ̀ tún supplementi rẹ̀ a supplementi ó padà mọ́ gbàlára tó jẹ́ ìpìlẹ̀ gangan ọ̀ ibadallah bákaná ibadallah tabawo àwọn hadithi tó wá nípa rọ́jàbò yìí àwọn hadithi tó ṣe pé zọ́hírù rẹ̀ gan yíó ti mọ̀ pé so àwọn hadithi tí yíó ti mọ̀ pé wọ́n hun àwọn so nípa ẹni tó bá gba nǹkan ẹni tó bá gba ọjọ́ kan lásán wọ́n wá lè sìnkan 52 so tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba ní pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá bọ́lọ́run Ọba pàdé so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala foríjì bígbà kó yàn ṣe hajji bígbà kó yàn bọ́kùn lọ́rọ̀ ẹrú bígbà wọ́n wá tó lọ wọ́n wá tó lọ ẹ wá rí rọ̀kákàtùl alfáàr rọ̀kákàtùl alfáàr kí àwọn gbólóhùn kó ṣe kí ni kó máa tẹsẹ̀ bọ́sẹ̀ ẹ ti wò pé ah sáà anábìyẹ sọ̀rọ̀ báyìí kò sí takallufu níbi ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam kò sí pé yán kul ma as'alukum alaihi min ajrin wa ma ana min almutakallifin so so fún wa pé yìí bí yí ní è ní pé kẹ fún mi léde wa ma ana min almutakallifin yìí sínú àwọn tí wọ́n máa ń gbé nǹkan bọ́ra wọn lọ́rùn sanabi kò sí takallufu níbi ọ̀rọ̀ annabi àmọ́ ẹ̀rẹ̀ àwọn àhàdífi rọ́jàb takallufu lọ́tún takallufu lọ́sí pé odò kan wà nínú aljanna yusamma bahru rajab so wọ́n pè ní bahru rajab ẹni bá mú bẹ̀ so láyé so ẹni bá àwọn tí ó ma mú bẹ̀ wọ́n ti ma pàṣí pipe sí wọn láti aljanna látàyè so wọ́n ti ma mú straight so ibadallah ibo ní ibọ́lá kí la fẹ́ fi gbogbo lè ṣe hadithi tán hun jọ hadithi tán hun lórí annabi sallallahu alaihi wasallam ó pọ̀ jù hadithi tán nabi àwọn kan mí náwà tó bẹ̀rẹ̀ sí ti ìbọnú ẹ̀sìn so kí wá ní ó wá sẹ́kùn ní ẹ̀sìn máa ìbáraláà kí wá ló wá sẹ́kùn hadithi pé kí ẹ máa jẹ́dọ̀tí nínú pé yàn ráyé sálówà ẹlákùn ẹ̀wẹ̀lẹ̀ ìrìn tí wọ́n jẹ́dọ̀tí so nítorí náà ìbádàlá àwọn olùmọ̀tán sàlàyé bá ti ṣe kírun fún wa tí wọn ò parọ́ fún wa nígbàtí tí táwọn kan rinlẹ̀ àwọn náà wọ́n sàlàyé eré iná ìbádàlá ó tún wọ́n tó ìbádàlá kìíṣe tó lé bíyàn náà bá ní ní iṣẹ́ nínú ma hadith jájọ jókòó agbé tahribu tahribu jáde so ìmọ̀ tí ṣe tẹ́yìn yóò jìnà o so yí tí ó jìmọ̀ tí ó jìnà rádá ya gbé ta hadibu jáde àbí tàhàdìbù tàhàdìbù àbáwọn tí ráàrí kútùbù rijali mí káwà máa wò wọ́n bẹ́yàn bá tẹ̀ tí kọ́kọ́ rẹ ni alákọ́kọ́ níbi àwọn hadithi rọ́jà tí bá ní wà dọ́à tún rí wọ̀dọ́ pé eléyìí ihun àdísì lọ ni ẹ̀tún wẹ́n ẹlẹ́kẹ̀ẹ́jì pé wáhìn wáhìn ẹwẹ́ lẹ́kẹ̀ẹ́ta láṣẹ́ yìí kí ló kù mọ́ ibadallah ìtorí náà ibadallah ẹjẹ́ kápọ̀ yà ọlọ́wọ́ bá ètò tó al-iqtisadu fi sunnah khayrun min al-ijtihadi fi bid'ah barakallahu ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله Allah subhanahu wa ta'ala is kind and Allah subhanahu wa ta'ala is merciful. We are not telling you that you should not do the ibadat that you normally do before Rajab or you have a fast to pay back. You have fast in the month of Ramadan. Of course you can pay it back, ibad Allah. Or you used to fast Mondays and Thursdays. So then you can fast it. But ibad Allah, do not fast for the sake of Rajab. Do not do Umrah for the sake of Rajab. Do not slaughter for the sake of Rajab itself. Huh? Ah, do not do Salah to Ummi Dawood. Ibadallah. What is the meaning of all this? The Salah of the mother of Dawood. Where did they get all of this? Ibadallah. Ma anzal Allahu biha min sultan. Ibadallah. They also say, give out the soul of the dead in the month of Rajab. Give out to those, to your dead ones in any, in any month. Give out for your parents in any month if they are dead. Even if they are alive, ibad Allah. So ibad Allah. At the same time, they will say, visit the graves in the month of Rajab. Visit graves in the month of Rajab. Because the soul, they play around in the month of Rajab. Slaughter in the month of Rajab. All of this in ibad Allah. Min a'mal al-jahiliyyah. They are from the actions of the day of ignorance before Islam. Before Allah subhanahu wa ta'ala raised the Prophet sallallahu alayhi wasallam as the messenger. So why will we revive them in Islam and we are stubborn to leave it? And we are stubborn to leave them. And it is being explained to us, ibad Allah, that these things are not authentic. Don't fast it. Leave it. You are fasting it for Allah. Allah did not authorize it. Allah did not legalize it. Allah subhanahu wa ta'ala did not legislate it. Then leave it, ibad Allah. If truly you are worshipping Allah, will you worship Allah on what you want or you worship Allah on what Allah subhanahu wa ta'ala wants? Ibad Allah. It is not that uh, at least, it, is it bad? Is it bad? One day, one of the, one of the uh, so Sa'id ibn Musayyib, so a person was observing Salah after Salatul Fajr. He was observing Salah, he was observing Nafila beside him. And then when he finished, he called him, he said, ah, This is not from the Sunnah. He said, then he said, Ya Aba Muhammad, Ayu'adhibuni Allahu ala Salah? Will Allah punish me for, for observing Salah? You know, that is what people will say. And so, so, La. Allah will not punish you because of salah, but Allah will punish you because you oppose the sunnah. So that is what Sa'id ibn Musayyid replied the person. So innama yu'adhibuka ala khilaf sunnah. So Allah will punish you that you oppose the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Not Allah will not punish you on salah. So ah, no one is telling you that. Ibad Allah. All of these things are things that are very easy. If a person wanted to lie about Allah, but the truth that Allah subhanahu wa ta'ala will ask every single one of us in, in front of him. Worship Allah with what he wants. Why didn't you also say, okay, okay, what are we doing now is I'll be praying. I'll be praying five rak'ah after dhuhr every day. Just five rak'ah after dhuhr every day. Or what are we doing is I'll also be going to a particular place. Let me, let me just pick a particular place in the world maybe I'll just be going to Mauritania so to do Hajj because I see it to be good as well so that is the exact same thing with fasting Rajab so people have lied they have concocted hadith they have fabricated hadith to make it to, to legalize it but it is not legalized in front of Allah we ask Allah subhanahu wa ta'ala to grant us the ability to do what he will be pleased with اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم يا الله لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اجعل كلمتك هي العليا اللهم دمر الكفار والمشركين أجمعين اللهم احقن دماء المسلمين اللهم انصر إخواننا في فلسطين اللهم انصرهم يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشهد أن لا